الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفى الله سبحانه وتعالى أترى لك كياتي فما نبو محمد صلى الله عليه وآله وسلم أنسى الله يا من كتما نعي الولوري الصبر asàlàyé ní àná ipé nínú tó máa ń fa tó máa jẹ́ kí ilé ní sùúrù dáadáa kò náà ni kí ẹ mọ̀ kí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí yẹn láyé láti bí látara iṣẹ́ yẹn ni ọlọ́sàn Qur'an wa ma asabakum min musibatin fabima kasabat sí ẹ ọlọ́ba sí ma ń yá fi gan tí ó bá ṣe pé ọlọ́ba ma ń yá fi ní kò sẹ́ni kankan tí ó ṣẹ́kù lórí ilẹ̀ ma so pọ́ntì ó jẹ́ pọ́ntì tó lágbára adẹ̀ ṣàlàyé gan léyìí tí Sheikhul Islam Ibn Taymiyyah mú wáyé ipé ìgbà kí bóyá ni àníma naka àlébù sí ọmọ làkejì yóò kéré nínú mọ́ naka pé ẹn lágbájá ẹ̀ ọlọ́run kan fi ṣe sábàbí ni èmi náà ń ṣe lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kẹta wá ní wípé nínú nǹkan tó mọ́rin ẹ̀lọ́wọ́ láti lè ṣe sùúrù lórí aburú tó bá kànyà túrú àwọn èèyàn mi ó ní an yashhada al-abdu husna thawab alladhi àwọn ẹ̀san tó dáa léètí ọlọ́ọ̀bá ṣe ìlérí rẹ̀ kalẹ̀ tọ́lọ̀ọ̀bá um, tó ṣe lérí rẹ̀ kalẹ̀ fáwọn tí wọ́n bá ṣe áfù àwọn tó bá sàmójúkò tí wọ́n bá dẹ̀ ṣe sùúrù ọlọ́ọ̀bá sọ ní Qur'an wa jazā'u sayyi'atin sayyi'atun mithluhā àẹ̀san ìbàjẹ́ àbí aburú aburú irú ti ẹ̀ fa'ajúruhu alọ́lọ́ ayé èyàn tó ti pé wọ́n ṣe sí yí àfúnjú ọkó náà ṣe ti ẹ̀ padà òun wá ṣe áfú ọwá ṣláhà ó tún kan sí òun ní kí wọ́n gbọ́jẹ̀ ń gbẹ̀san fa'ajúruhu alọ́lọ́ ẹ̀san wéyàn bẹ́ ọ̀dọ̀ ọlọ́ọ̀bá lọ́wọ́ innahu wọ́n nígbà tó ṣe pé àwọn èèyàn mẹ́ta ni wọ́n pín sí níbi ìmá gbẹ̀san ayà yìí sọ̀rọ̀ nípa ìmá gbẹ̀san ni bẹ́ẹ̀ nínú Islam ìgbẹ̀san wà ní Islam lóòtọ́ tó bá fọ́yàn lójú ó fọ́jú tiẹ̀ náà ni tó bá sẹ́yàn léyìn ó sẹ́yìn tiẹ̀ náà ni tó bá gẹ́yàn lọ́wọ́ ó gẹ́ tiẹ̀ so but ẹwà rí pé Ọlọ́run pín àwọn

èdèdè tí ó yẹ kó gbà náà ló gbà padà ẹlẹ́ẹ̀kẹta ni wà muhsinun yáhú wà yatruk ẹlẹ́ẹ̀kẹta lẹni tó sì pé dáadáa ni yáhú òun sàmójúkò ní tiẹ̀ wà yatruk haqqahu ó sì fi ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ ọba gbogbo àwọn mẹ́tẹ̀ta náà dákọ̀ níbi فأولها للمقتسدين ووسطها للسابقين وآخرها للظالمين sẹ́rí àkọ́kọ́ rẹ̀ àwọn mọ̀kútẹ̀sìdéni ni àwọn tó sì pé mún hmm, in tí wọ́n ṣe ọlọ́fin wà jẹ́zá ò ṣe yé àti ṣe yé àtún nífìlù ha àwọn ìrànlá ọkọ̀ nù nífìlù àwọn ẹlẹ́ẹ̀kejì láwọn tó sì pé àwọn sàbẹ̀kóòdù àwọn táwọn tí wọn àwọn lọ́lọ́ wa ń sọ pé faman afa wa aslaha fa ajruhu ala Allah àwọn ẹlẹ́ẹ̀kejì mú àwọn ẹlẹ́ẹ̀kẹta ìgbẹ̀yìn rẹ̀ wà láwọn alábùsí lọ́lọ́ fi ní pé innahu la yuhibbu adh-dhalimin ẹbọ́lọ̀ sí kọmẹ́ta ẹwọ́ wà má yóò má píkṣọ́ ìpèpè olùpèpè ní yamal kiyama ala liyakum man wajaba ajruhu Allah ó yáwó ẹ̀yin tó ṣe pé ẹ̀san yín ọ̀dọ̀ Ọlọ́run lẹ́yìn fi sí ó yẹ díje ẹ̀yin tẹ́yìn ò takú láyé pé agbẹ̀san o tó ti pé èyí lè gbẹ̀san láyé náà ẹni sàbúrú báyìí fún ìpadà àmọ́ kan tó ṣe pé àwọn wà fílẹ̀ pé mọ́wọ̀ mo fílẹ̀ ó dọ́dọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala so wọ́n ni pé olùkèkú àmọ́ kèkè pé ó yá ẹ̀yin tẹ́sẹ̀ yín bẹ̀lọ́dọ̀ lọ́dà ẹ́dìdé fala yaqumu wọ́n gbà látọ̀dọ̀ Ibn Abbasin radiyallahu anhuma wọ́n dẹ̀ ní pé so wọ́n dẹ̀ sọ alimi tí wọ́n gbà náà wọ́n ni wa idha shahida ma'a dhalika fawta al-ajri bil-intiqam wal-istifa'a sahula alayhi sabru wal-'afu tẹ́gbù wá wò pẹ́jú ẹ̀sẹ̀ yóò mọ̀ kọjá mẹ́fà tí bá ní kí n gbà kí ni o kí n gbà láyé tí bá ní pé kí n revenge láyé ẹ̀sẹ̀ yóò kọjá mẹ́fà yóò lè jẹ́ kó lè ṣe sùúrù láti lè jẹ́ kó tún ṣe àmójúkò ẹlẹ́kẹ̀ẹ́ nínú tó máa rìn lọ́wọ́ an yashhada annahu idha afa wa ahsana awrasahu dhalika min salamati alqalbi li ikhwanihi ẹtún wọ́rù ilé ẹtún sọpọ̀ mọ́pa èyí ta sọ alẹ́kẹ̀ẹ́ ta sọ lánàá bàbá ní pé ṣe rí tí ẹ̀bá sàmójúkò wọ́n ní ń pọ̀jù fàá kìí pọ̀jù in what manner ní kìí pọ̀jù kìí pọ̀jù in such a way that kìí ṣe pé mo ti sàmójúkò lánàá o èmi ò sí mọ́lẹ̀ ìtumọ̀ tẹ́mi sọ wípò kìí pọ̀jù ni mo ṣe àmójúkò fẹ́lẹ̀ náà ìtù àṣẹ fẹ́lẹ̀ ìrọ́ láyé ìnigbà ìgbọ̀nà kí èmọ̀ sàmójúkò kìí sí pé èyàn gọ́ èyàn sẹ́yàn èyàn wá react àbíyàn ń rí pé ìwọ ló ń rí kó ń ṣe ọ́ pé ẹ̀rìn reality gẹ́bí àkùtẹ̀ ẹ̀sẹ̀ ọdún ìwọ ń wò bóyá ó ń ṣe ọ́ bàbá ní pé kí lè mọ́ ṣe awrathahu dhalika min salamati al-qalbi li ikhwanihi kí ní mọ́ jogun ọkàn tó mọ́ tó wọ́ta àmà yáyẹ̀ wallahi ẹlùmí ò sì máa di àwọn masáìlù tẹ́yẹ sí kò yóò sì máa di mọ́wọ́ yà ní à mo ní lọ́wọ́ à mo ń sọ ní bó wà yẹn last year ibi tàjọ kó sí ni ẹ ní ìmọ̀ká tó fi gún mi yóò àwọn nǹkan kódà tẹ́lú bá ń kàwọn kàkàlẹ̀ sí àwọn ọmọ báyìí àwọn kàá abílíọ̀ ọ̀rọ̀ tó ti yanjú tí ò ti ẹ̀ ní kí mà kàkàmá òun sì tún máa káùntẹ̀ pé ìyìngbàgbé ìwọ tó bá ráyè tó bá rí àyè nínú ọkàn rẹ ládùn tó wà tí ẹ fẹ́ jí sọ́kàn yìí wọ́wọ́ tó ráyè dírù kan báyẹ̀ sọ́kàn fún bí ọdún kan ọdún méjì ó wá pẹ́pẹ́pẹ́nu máìndì rẹ mọ̀pọ̀kàn rẹ ti bàjẹ́ ó ti jẹ́ra kì ní ọmọ bí ẹwọ reactions nǹkan ṣẹlẹ̀ báyìí tó ẹkí react 10% ma wá react bí 150% kìí ṣe in tó ṣẹlẹ̀ mo react sí mo react sáwọn kan tó ti pọ̀ pọ̀ pọ̀ pọ̀ tí mo ti dì sínú ọkàn mi ni kí ní ìmọ̀ àfisádà ọkàn ni tí yóò bá ti lẹ́mí àforíjì tó lẹ́mí àmójúkò ọkàn ti ẹ lé o tún wá fi ṣe ìrìn pé ọkàn mi lé o ni mùsùlùmí ẹ máa wo ọkàn yẹn soft wọlé ọ̀tọ̀tọ̀ méjì ọ̀tọ̀tọ̀ méjì ọkàn yẹn soft in such a way that tíyàn bá sẹ́yìn kódà tẹ́kí bí ẹni ókè jẹun wẹ́ skills báyìí fún bí a kò mọ̀ ní kódò lè mọ́ mọ̀gẹ́ wọ́dákún má lọ èyí ó sì gbé kó náà kanyà àbí kó sí pé kíyàn pẹ́ ni yẹn ni àfàlàwájá ẹsẹ̀ báyìí fún mi ẹsẹ̀ báyìí fún mi kó wá sàlàyé pé ẹ̀ẹ́ à síbẹ̀ sàlàyé òdí pìsẹ́ ló jẹ́ pé kíyàn jẹ́ tó ṣe pé kódà yóò lè fèsì yẹn one on one pé àbú ẹ̀sìn kan báyìí fún mi ó ń lórí gan-an dùkẹ́ ìwàjẹ́ ìdẹ́ pé yóò mọ̀ rẹ́rìn tó bá rẹ́ tó sì kẹ́ tí ó dá fún yóò mọ̀ rẹ́rìn ààrìn àwọ́láwọ́láwọ́lá ó sì ti ah wọ́n jọ pàdé gẹ́gẹ́ ah kíníká bó wá ní ilẹ̀ nìkan wallahi ìwà ó ń tọ́ka lórí pé ọkàn yẹn ti sàárẹ̀ àárẹ̀ yẹn ti ó ti wà chronic ẹmọ̀ bí tí kidney bá ti bàjẹ́ bí gáìsà lọ ṣe kidney transplant ní kíníkàkíníkan àìsà lọ máa ṣe kíníkàkíníkan wọ̀lá ìtumẹ̀ ni because ẹni yìí ń kọ́ àkọ́kọ́ ó ń tọ́ka ojo tí ìbá kí ni èyí ó lọ wá jáháyà àfáà ẹ̀sìn tí ó dábáyé fún mi ẹ̀sọ̀rọ̀ ẹjù kó kí ló ṣẹlẹ̀ ẹsẹ̀ kaba ìfún mi náà ẹ̀rọ gìrìbìn kaba iná ẹ̀rọ gìrìbìn kaba iná kí pa àmọ́ sásẹ́yìn ààrẹ ni yíò ààrẹ ni àwọn bọ́ ni sí ìkí mo sẹ́yìn wallahi ẹ̀ṣẹ̀ mi wallahi ẹ̀ṣẹ̀ mi kó dẹ̀ wallahi mi ẹ̀ṣì lọ tó bá ìpà ilé rí búlọ̀ kún tí lọ bá tó bá mọ́ tó ṣe fún mi bó ṣe wà bọ̀ wọ́n bèèrè lọ́wọ́ ilé sí pèsè ìsàwọn ẹni ah, mi ó ń tọ́ka lórí ọjọ́ lórí kí látù dí ìlẹ́sìn yẹn kúrú ó wá ń tọ́ka lórí pé ẹ́n ọkàn ti dídí ọkàn ti ọkàn yìí ò wúlò mọ́ ọkàn yẹn ó yẹ kan yọ kan wá lọ fọ́ nínú òkun kan kó àwọn iron sponge lọ àfómò àti ipo kan fẹ́ fọ́ lé ayé rẹ̀ pa kan ẹ̀sẹ̀ bọ́ dá padà ọkàn yìí ò dá mọ́ ọkàn yẹn ti bàjẹ́ tí ẹ̀ bá ti lè lágbára débi pé èyàn lè change ojú èyàn tó yẹ kéyàn pọ́njú sí ló tó kéyàn nínú akíkanjú ní kéyàn pọ́njú sí kéyàn pọ́njú sí yí pọ́njú sí ọjọ́ ẹgbẹ́ pọ́njú sí tó bá lẹ́tọ̀ sí ká pọ́njú alẹ́rẹ́gì sí alẹ́ ní tó bá lẹ́tọ̀ sí ká pọ́njú mọ́ra wa ní o a ìtẹ̀sẹ̀ yóò dá ó sì mọ̀ ìtẹ̀sẹ̀ yóò dá ìtawà ń bá a ìyà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni ó lálàyé tọ́ ah ele ya ah, mo ṣe mistake ni to ema masala mi ni kí yẹn mo jo kokan tètè free ṣe kabin malik radiyallahu anhu lẹ́yìn iju tó ṣẹlẹ̀ sí so wa ni kankan lage sa sahabi tó bá ní nǹkan ni Ọlọ́hun oyo kíni di Ọlọ́hun sọ ní Qur'an Ọlọ́hun ni am hasiba alladhina fi qulubihim maradun an la yukhrij Allahu adghanahum ṣé wọ́n rò ní àwọn tí wọ́n ní àwọn àìsàn lọ́kàn san tó bá padà yá kò nílé haidi ẹ̀mọ́ yóò padà máa ṣò nínú ẹyin jú wallahi ẹmọ wojú rẹ̀ sí ọ̀pá ẹni yìí ní problem kódò lè mọ rẹ̀rin ẹ̀rin tó kan ẹ̀ká yẹ mọ rẹ̀rin tí ó kan ẹ̀rin tó kòrò ẹ̀sì kódà títọ́ ẹni bá tasí ah, ìtọ́sí wá kòrò bá ẹni yìí fi agídí rẹ̀rin <laughs> ah, tí ó máa yóò máa squeeze ara báyìí kò ní gbádùn tó bá wà mí kan báyìí yóò máa ní àrósà mọ́ nínú ó ń tọ́ka lórí pé ọkàn ti bàjẹ́ tọ́kàn bá ti wá bàjẹ́ ìlànàbì fi sallallahu alaihi wasallam ala wa inna fil qalbi maghra àníbì ni ẹ̀tẹ́ ti gbọ́ jẹ́ kó rí pé o ẹ̀rìn kan bẹnu ara wa tàwà yìí ẹ̀tẹ́ ti gbọ́ o ẹ̀rìn kan bẹnu ara wa idha salahat tó bá ti wà rectified salahal jasadu kulluhu gbogbo ara wa ní wà òkè pàtàkì فإذا فسدت نبي روايات من فسدت فسد الجسد كله tó bá ti lè bàjẹ́ gbogbo àgbà yíkọ̀ bàjẹ́ kí ló tẹ́lẹ̀ kàmọ̀ rẹ̀ jù káàkiri inú tẹ́ ń dùn ní kí ni problem kí lẹ́ nìyí kí ni ẹni yíò wà ni ẹ̀kẹ́ kí ṣe hajj because engine ti bàjẹ́ ìmájìbà tẹ́njìmọ́ tó bá bàjẹ́ sórí mọ́tò ló jáde má gbogbo ara ló wà pòrùkú yóò wà lálà sí gbogbo wà bàjẹ́ sórí kí ni di gbọ́dọ̀ fẹ́ gbọ́dọ̀ ẹ́njì ti bàjẹ́ ẹ́njì ara náà tó bá ti bàjẹ́ ara ìdí wúlò má ẹyẹ màá yàmì nínú ẹsẹ̀ ẹdí kájẹ́ tí ó níwà aláàfò wà sọ ìwà mójúkó ìwà ilé jùkánlẹ̀ ìwà ilé tanazala tẹ́ dókè jẹ́kẹ́ mi tanazala jẹ́kẹ́ mi mọ́rẹ̀ jẹ́kẹ́ mi jù lẹ́ntẹ́mi àjọ ń fa mọ́ra oníkẹ́lùkù ọmọ sáré ah, no jẹ́kẹ́ mi no jẹ́kẹ́ mi jùlẹ̀ kódà kí ni tó máa ń bí fún yàn ó máa ń jẹ́ kí àwọn nǹkan mìta máa ń wò bí ákò tó wà láyé tó sẹ́kù látara kí ni látara no kí yàn kọ̀ dámọ̀ ah, mọ̀ yáyà níká ara ààrẹ jẹ́ káwọn lò lẹ́mọ̀ rẹ̀ yẹ́ káwọn lò èmi ó padà ni wó padà fi rí ti ẹwùn kàmáì ṣe kí ni mo jẹ́ kí máa ń jìyàn but ṣe ìtẹ̀ bá gbà wọn kan kódà kó pọ̀ bọ̀ ó gbá pẹ̀lú agídí pẹ̀lú pé ah, ó ti ó sáà fagídí gba ẹwọ́ ìlígbà náà níṣẹ́ inú ìrẹ̀wà nídùn ó mọ̀ ògbó pàá yóò mọ̀ ògbó ìpẹ̀rẹ̀ sí ó fagídí ọmọ náà ni ma fagídí ọmọ lọ sọ́gbọ́ ó wà ábùfẹ́ ti àtíf kí ni àmọ́nù rẹ̀ nídùn inú rẹ̀ ah, ah, àwọn yóò mọ̀ rò pé àwọn yóò ẹni tí báwọn yẹn rò pé ní tó ṣe náà kọ́ náà ni àmọ́ kí yẹn ṣe sùúrù kí ẹ ní àfú lámójúkò kí ẹ ṣe kí ni o kí ẹ sèbò ọkàn ẹ kó níbi ma ní ìkórí afáàmà ya ẹ̀ wọ́n ni wànàká òhò mílàrọ́ṣ ọkàn yóò má kó níbi ẹ̀tàn wàlẹ̀rẹ́lì àti gílù ní kíyàn ní àwọn hidden hatred fáàmà ya ẹ̀ àwọn hatred tó pamọ́ sáfàtà jọ ń gbé láti jọ ilé wallahi àwọn ìtẹ́jì tó nípọn tó strong nítọ́gbẹ̀ ní gílónù wọ́n ni wà tọ́lá bí lè tẹ́kọ́ àti kí ẹ̀fẹ́ gbẹ̀ẹ́sẹ́ pé à ah, wallahi kò sí tẹ́lẹ̀ sí sí <clears throat> kódà challenge àwọn ọmọ rẹ̀ wá fún bá hálà àwọn nǹkan tó sọ kéré téèyàn lè yọ̀ǹda àwọn nǹkan tí ò sí kí mẹ̀kẹ̀kẹ́ mẹ́ ẹ̀dẹ́kùn tààrẹ mọ́ ń pè fún ọbaálà tí bá ń sọ̀tà tí èmọ́ ń pe ọ̀rẹ́ sọ̀díkùn hamim ìyìn tí yìí nífẹ̀ẹ́ pé ah ọmọ ìyá nílé yóò ah àfá àmóyọ̀dá rẹ̀ kúrò móyọ̀dá imọ́ mọ́lọ àà ah, ah, ah, bí ká mọ̀ jà sí pé fóònù yìí ta ló gbé láti bí síbí èmi ò tí mo gbé ní ọya èpè ló kú bá tàṣẹ̀ sí èpè níbi tí kínú ẹwọ́n ti pè kí ló fà tẹ̀ pé kí ló fẹ́ pín bẹ́ èpè ló kùbà èyàn tó bá gbẹ́ kérí bú sí látàyé dọ̀rọ̀ ẹ̀tàkùn bóò nínú ìkírò àfáà sọ ní pé bóò nínú yóò ṣe dùn kọ́lọ̀ fi àjọ ọmọ ìyá mi torí mi bóò nínú yóò ṣe dùn ìkírò àfáà tó sọ tí ma ń pé tí ìbá ṣe pé nínú olè dùn ní kọ́lọ̀ mọ́ fi àjẹ mùsùlùmí torí mi ìbá ma sàdúà káwọn yẹn ma ṣe gíbà mi ni kí ni bá kó ládá orí yábọ̀ kìámà ẹ ma jẹrẹ mi lọ lẹ́yìn òṣẹ́gbọ́ ìmọ̀ ọlọ́dàkùn jẹ́ káwọn yẹn pọ̀ tí wọ́n m'a jẹrẹ mi o kí ní bá kún bó ládá yìí ó ní àmọ́ bó nínú yóò ṣe wá dùkú yamal kiyama pé kí wọ́n mọ́ fi àjẹ́ mùsùlùmí nítorí mi ṣíkàwọn kí ní ìwọ̀lẹ̀ nǹkan tó sí pé tí yóò bá láwọn sífàtì lára ó lè pẹ́ lórí mana in tó súnmọ́ jù ní pé ó tún lè mọ́ pẹ́ láyé ó kàn jíjọ kọ́kàn ó kàn nà báyìí náà ni ó bí ẹ̀ tó bá ní hasad náà èyàn tí ó bá rí bí control hasada rẹ̀ gẹ́bí ṣe kùsà ìbìnú tèbí àyíṣọ́ pé kúlù náà sí hasad gbogbo ẹni mọ́ sí hasad mọ́ pàrátà rẹ̀ pé mi sí hasad ní èyí èyí sí hasad ọ̀dẹ̀ ni ó ń pàrátà rẹ̀ ni gbogbo ẹ̀tẹ́ inú wọn kí ní ẹmọ ń wá sókàn yẹ̀ ni ìdẹ́wọ̀dẹ̀ látọ̀dọ̀lọ́ ọmọ yára rẹ̀ ní kíníkà kí ní wá sókàn pé gbọ́lọ́ ti rí jí ní gata lọ́mọ̀ ó gíní yóò sọ̀rọ̀ ojú òníkan ló mọ́ kíní kan sí gíní ibi tèmí a ní pé aláàkìlò yóò fẹ́ onílàákáyè yẹn kò ní jẹ́ kíkí ní yẹn kó ọba kọ́bù onílàákáyè yẹn yóò ti jẹba kínú gbẹ́kọ́ yóò gbẹ́kọ́ níbi takú kómi yàrí kómi àwọn kí lẹ́mọ́ tó bá ti sáwá wọn ló lè jáde lójú ẹsẹ̀ ni wàṣẹ̀fíhú yóò

ìjọ tọ́sì ló pè bọ́jọ́ friday ní kíní ẹ mo ti mọ̀ irọ́ ló ń padà ọ́n ṣe bí friday ní kíní ó ṣe lé ní tọ́sì ní irọ́ ni náà ah sí kíní ìrọ̀wà ṣẹlẹ̀ ni adákàtí tọ́sì àti friday kíní yàtọ̀ bóyá kíní ka èyàn rẹ̀ ti jẹ́ ká bóyá àbíṣẹ́ sọ̀rọ̀ musa ti mọ̀ ó ń tọ́ka lórí ṣe òun filkọ́lì ittaqullaha ayyuhal muslimun ìwọ́lò nígbélé ayé ọ̀rọ̀ àwọn èèyàn yóò máa gbélé ayé free tí wọ́n gbádùn ayé tí wọ́n ìjọ tí wọ́n bá kú náà ni wọ́n kú ìwọ ó gbélé ayé pẹ̀lú àwọn kọ̀láàkìlù ni ìnira àtàwọn gọ̀gọ́ inú àwọn ìbànújẹ́ ọkàn ìwọ a ní ó kàn mọ́ lọ ah ó kàn gbólulẹ̀ náà ni ó sàn kú ní kò súwé fẹ́ ṣe kí ní èsẹ́ pé ìdí ní pé ojoojúmọ́ lò mọ́ ti lélẹ̀ ah eléjò ti ilé ti sílẹ̀ ah yé hey hey hey ó kàn sọ́dá sínú gọ́ta tí ẹ̀yìn àbíkò kú sínú toilet kù sí tí ó sì rẹ̀ in tó fọ́njù ní pé àwọn onímọ̀ ti wá àwọn kan máa bá láìfì lọ́ni hákàdà yà ṣe sórí àwọn tí wọ́n bájà yẹn nínú àwọn náà inú problem tí wò lágbára láti overcome yẹn àwọn náà ní problem yẹn wọ́n overcome yẹn ni ó ń sọ símẹ́ndì tí wọ́n náà pé lágbájá sí lè jù mí lọ àmọ́ wọ́n fọ́kọ́lọ́ gbé kalẹ̀ wọ́n wá rí bí submit mind ara wọn inú wọn wá dùn àníkì ní ẹ̀ṣẹ́ sọ́gbọ́kàn rẹ bá free ẹmí ẹ̀ṣẹ́ mọ́ live ni èyí mọ́ live bí ẹyẹ ayẹ́ ní problem pẹ̀lú anybody ẹwà àwọn yẹ́rẹ́ kan bá ti ra lọ ní wọ́n ni òkè lẹ́yẹ ń fò láì farakara ẹgbẹ́ ṣe mọ́ live láì fara wọn ló fi wà nínú hadith wọn mọ́ bí لو أنكم توكلتم على الله حق توكله لرزقكم من السماء أو كما قال ó ní báyìí kí bóyá ẹ máa ń ṣe sùúrù níwù sùúrù tó ẹkẹmọ́ ní ni wallahi ló sì máa ṣe àrísìkí fún yín kama yarzuqu at-tayr gẹ́gẹ́ bọ́lọ́ sí máa ń ṣe àrísìkí fẹ́ yẹ yaghdu ṣe khimasan ni yaghdu khimasan wa taruhu bitanan yaghdu khimasan wàtẹ̀rúhú bí tọ́ọ̀nà ẹ̀yí ó jáde nínú òfìfo ẹyẹ ń bá ti ẹ̀lọ́ lù kí ló kẹ́yẹ yóò padà wọlé lẹ́ni tí kùn rẹ̀ ti kún kò sí ètò kẹyẹ gíní lẹ́yìn kó lọ jẹun gínàgínì kan lọ mú mi lódò tí ó fò káàkiri ayé ó lẹ́yìn kẹta ní òun máa ń rí káàkiri ayé láàrin ọ̀sẹ̀ kan kò sí ètò kan òun kàn lè fúrí nìyí pé kí ó ní ṣe máa lè fún ìwọ̀ nígbà tó kó yẹ bí 500 sínú ọkà kékeré bóòlò sí ń lìfù olílè sí tó bá dé kọ́kọ́ ó kò gbogbo àwọn ará òkú kò gbọ́n sókó tó kó gbogbo nǹkan wọn sínú ọkà ẹbí tẹ́lùmí ní kórìíra àwọn èdèṣẹ́ ẹlòmí ti lè mọ́ kórìíra ẹran ìbóòlò lẹ́ran ẹran ti jẹun jù ah rọrùn ó sì lè ẹran rẹ̀ sí lè máa jẹun tó wọ́n pẹ̀rẹ̀ tó bá jẹun yóò sì tóbi yóò lọ tà lọ́jà yóò àbí rówó àyọwọ́ ẹran sí lè máa jẹun tí ìkórira tí hikdu àti kí ẹmọ́ lè gbé nǹkan kó lẹ́nu tó bá báyẹ̀ débì kan ah wàlá ìnira tó lágbára ni èyí kódà kó kíyàn ní nǹkan láyé jù bẹ́ẹ̀ lọ inú rẹ̀ nídùn torí o ní fẹ́ kẹ́lómi ní àfiwọ̀ o sì ní fẹ́ kẹ́lómi ní jù wọ́lọ àwọn wàyí wàlá ẹ jẹ́ ká mọ́ fọ́ tó bá ti ń wá sí mẹ́jẹ̀ ní ọlọ́lọ́ fi kọ̀rán pé wà látẹ́jì alfí kulubina gillan lilladhina amanu àdúwà tó ká mọ́ sínú ọlọ́run mo dákun má fi gílù sínú ọkàn mi against àwọn maya tèmi ìkórìíra tí ma ń wà ní ọkàn wọn kí ẹ fi ma ń dí ọ̀tá àwọn maya ọlọ́run dákun má fi sínú ọkàn tèmi àdúwà tó ká wọ́n ni wà ìrọ́dà ti ṣàbùn tí yẹn sì fọ́ọ̀kan mọ́kò níbi ìfẹ́ ma wá burú fáwọn èèyàn وحصل له من حلاوة العفو ما يزيد لذته ومنفعته عاجلا واجلا ẹmọ tí wà sẹlẹ̀ sí ni halawatul afu ẹmọ pé afu ẹkù ní àdù àwọn ìmọ̀ pé imani ní àdù afu náà ní àdù gẹ́gẹ́ bí oúnjẹ tàn jẹ́ sí ní àdù àti tàn mú sí ní àdù yẹ wallahi àwọn kílẹ̀ ní àdù halawata al-iman eh, wallahi ó ní lẹ́gbọ́n wọn pé à kírítò kírítò wọ́n mọ̀ fi àjẹyàn lórí pé ń ṣe ẹ̀sìn kò sí nífẹ̀ẹ́sì ẹlẹ̀ o madúradùn tí ń rí bẹ̀ ni tó bá madù tí sórí kó mọ̀ lò lọ́wọ́ ó pèrè kó lẹ́sìn adù tó wọ́n bẹ́ ìṣẹ́ kéré ó wá fẹ́ gbádùn

ikò onímọ̀ jọ̀yìn lójú ikò onímọ̀ ẹ fóònù mi fóònù mi ẹmọ́ fọwọ́kọ́ fóònù mi wọ́n lẹ́yìn onímọ̀ láwọn kìíní ẹ̀ èyàn láwọn èyàn láwọn kíní kìníkan kíníkan èyàn kíní èyàn wà so selfless èyàn wà so anything ṣe ni oya ele oya ele ẹmọ oya ele kíní ló mọ́ ń kọ́ ẹ̀ ní selflessness bò tí ìbá láwọn nǹkan tó pọ̀ nú àwọn ọ̀wà gidi èyàn níní ẹwà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ànábì ó ṣe sọ́dákọ̀ ànábì ó ṣe sọ́dákọ̀ inú rẹ̀ ó wà dùn ju ẹni tó ṣe sọ́dákọ̀ fún lọ nígbà tó bá wà fún yẹn 10,000 inú rẹ̀ tún wá dùn jẹun tó fún 10,000 lọ inú tàlẹ́ ọkọ́ dùn jù mẹ́rin èyí tí mẹ́ tó gbọ́wọ́ ni inú èyí tó wá fún yẹn lówó tún wá dùn ẹni èyí ti rí hàláwà ni ó ti ní dùnú kan tó rí pá ókè ah, tó bá ah, ẹfún kìíní ó ti ní wọ́n ìdùnú tó ń enjoy inú pí musa sí torí ọlọ́ ni àbí alhamdulillah wọ̀lẹ́ ó ti níwá àdùn kan tí ń gbádùn mẹ́bà wọn àmì tó bá jẹ́ akágọ́n ó ti níbà ló jẹ́ kẹtí máa ń rí gbogbo àti èyàn bá ti sọ fún pé agbó anídì kìíní kan báyọ ó ti níwá ìbànújẹ́ àti ìrúlù kan tí máa ń bá ojú wa kóró àpọ̀ wa ká agbó ẹ̀tọ́ bá kò kéyìn wa kò sí afẹ́ sóhún dìstà ìgbà olówó wà ẹlò àwọn pé wọ́n lè ló láyé tí wọ́n kò si tó wà náà kì ní kan mílíọ̀n bẹnu àkáǹtì wà láìkù sówó ẹ̀ kódà Nàìjíríà ilé o kódà kẹma wo kò sí owó kankan bá kò sówó kò halawa ni freedom a ní kódà pẹ́kọ́ bí ìwọ fẹ́ wọkọ̀ wálé ọdẹ́dẹ̀ ó kílẹ̀ pẹ̀lú yìí wà ní hajjá gbogbo kọ̀wẹ́ inú sọ̀rọ̀ owó tó tẹ́mì fún ọkọ̀ ní o ibi táwọn kí ní lágbára dé wàláhì ó lè fún lówó kí o abẹ́rẹ̀ sí ní mọ́fẹ́sẹ̀ rí lọ ó lè fún lówó yẹn tẹ́ pé ah, à hajjá ní ẹgbà ibójá ẹ̀ mọ́ wọ̀rí bó lè sọ́dẹ́ lè mọ́ wọ̀rí àìmọ́ wọ̀rí ó lè kó wá mú ẹsẹ̀ láti ogun táńkẹ̀ kó wá mọ́ mú bọ̀ wá bì so bó sẹ́ ń rìn bọ̀ wá lè yẹn inú ìlú àmọ́ dùn à ah, ṣe mọ́ sí àṣìsọ́dákọ̀ ó kàn máa ṣe mọ̀kàn jáàbò á lẹ́ntì ẹni ó ma ha kí ní ọkọ̀dà wádìí yóò àmà live life bí ẹyẹ bí pé kí náà lótú kí náà lè ń jà báyìí kí náà ń jà sí wọ́n ń jà sáyé ọlọ́mọ̀mọ̀jẹ̀ dára ẹ̀ ń jà sáyé àdúnìyà ànẹ́tìnà ayé tó dọ̀tí ayé tó yẹpẹrẹ lè ń jà sí but àwọn tán nílà àkáì wọ́n ti divorce ayé ti pẹ́ wọ́n ti payé ti pẹ́ ayé tẹ́kùn fáyé lẹ́kùn bá jẹ́rọ jàrí in ta bá ní bùkátà sínú ayé ilé ìsáàdì bùkátà sí ẹmọwa ilé yàrí yóò dákùn get out wọ́n bá jẹ́rọ báwọn kẹsẹ̀ leave never báńkà mú làfá ìsẹ́ ó lẹ́lẹ́ sẹ mọ́ leave na wọ́n mọ́ wọ́n tẹ́ mọ́ wọ́n ó láwọn kan tó wà behind it Allah akbar wallahi later call me ya fahimu so wani èyí wà rí àwọn àǹfàní àtàdùn ajilan wa ajila láyé àti ní yamal kiyama alal manfaati alhasilati lahu bilintiqam adhaafa mudhaafa ó ra àwọn ẹ̀san tó pọ̀ àwọn àǹfàní wájú àǹfàní ta kọ́kọ́ kàkalẹ̀ yìí tó pọ̀ jù kó gbẹ̀san lọ tó tó bá ti wá gbẹ̀san ojú rẹ̀ wà wálẹ̀ ó ó wà máa ṣe ọ̀rọ̀ àkọ́sà ti gbáṣẹ̀ padà bí mo ti gbà ó wà máa lọlé inú rẹ̀ wà nẹ́dọ̀ wọ́n wà yẹ́dùkúlò fi kọ́ ní tààlà ó wà wọnú ọgbà àwọn tọ́lọ̀ sọ pé wallahu yuhibbul muhsinin ọlọ́bà nífẹ́ àwọn olùsẹ́ dáadáa fayasbiru mahbuban lillah wa yasiru haluhu حال من أخذ منه دراهم فعوض عنها ألوفا من الدنانير wọ́n ní ẹni yínkọ́ yóò wà di ẹni tí ọlọ́ọ̀bá nífẹ́ ọlọ́ọ̀ nífẹ́ rẹ̀ tó gbọ́ Allahu yuhibbul muhsinin ọlọ́ọ̀wà nífẹ́ rẹ̀ tó yí káfà gbẹ̀sẹ̀ kò sí gbẹ̀sẹ̀ tó bá gbẹ̀sẹ̀ náà kò sí ẹ̀ṣẹ̀ bẹ̀ o àmọ́ padà rí tó wà bẹ̀ bí zullu mọ́ o kó wá sílẹ̀ wallahi ó wà wà nínú tọ́lọ̀bá ó nífẹ̀ẹ́ hálù yóò wá dà gẹ́gẹ́ bí hálù ẹni tó sọ díráàmù kan bẹni tó sọ 1 naira nù matalan ó kàdà wá rí thousands and millions of naira wọ́n ni fàhìnà idhin yafrahu bima manna Allahu alayhi a'dhamu farahin yaqul inú ẹni yóò wá dùn gan pẹ̀lú orí tọ́lọ̀bá ṣe fún yìí ìdùnnú tó lágbára tí ẹ̀sẹ̀ kékeré ẹ̀yẹ̀mọ̀ ya nínú ẹ̀sìn ẹ̀dàkùn ẹjẹ́ ká mújú tó àwọn wà yìí àwọn tán sọ yìí wọ́n náà ti mọ́ wọn rẹ̀ pé sí mo sì ní sùúrù báyìí sí mo wọ́n náà tán ní sùúrù lóòtọ́ tó ń gùsẹ́bọ̀ tí kí náà gbé wà kún ló ní ẹ̀dà rí wọ́sílá ní ilé ìlànà wà lé ilá láàyò kébù láhùn látò kébù láhùn ṣe wà ẹlùmí sì mọ̀ tẹ́ra rẹ̀ wàláhì mi kìí ṣe hásàdì ṣe bó ṣe sọ kẹlìmọ̀ tán báyìí yóò ṣe yásàtì ah wallahi ní bí rẹ̀ ṣẹ́rí in tó mọ́ ṣẹlẹ̀ ní pé àwọn ọ̀wà yìí àwọn ọ̀wà bọ́lá ni àwọn ọ̀wà ọlọ́lá ni àwọn ọ̀wà àwọn ànábì Ọlọ́run so oníkálùkù ní mọ́ fẹ́ fi rẹ̀ tì sí bíbẹ̀ wallahi mi ń parọ́ sórí bó ṣe sọ yẹn irọ́ ló pa yẹn bó ṣe ní mi ń parọ́ yẹn ó tún ti parọ́ reason ni pé ìwà yẹn ìwà tó dáa ni na fáfọ́ ni pé ó ti tó ní ṣáwọ́ fáwọn ìwà tó dáa yìí ike gbogbo èyí mọ́fẹ́ fẹ́ra wọn ti síbẹ̀ ó ti wá tó ní kóbóhò ó ti tó ní ìdọ̀tí fáwọn ìwà tí ó dáa ó ní kálùkù ní mọ́fẹ́ sá fún ẹlòmí ojo ni sẹ́yí tẹ́fà sọpọ̀ tó pé àfà ojo ni yíò ojo ni ó tẹ́wà ní pé àfà akíkanjú kìnnìún ẹkùn yàmọ̀ ní àá ah, ah. yàmọ̀ wò báyìí àá ah, orí ló ti wú tàbá fi pínlẹ̀ ogun báyìí yóò bẹ̀dànù ní ànìtọ́ wọ́n ni àti tọ́jú ní àrí ẹlákùn ayé kan bẹnu yàrá ìwú <laughs> èyí kọ́nà sáà ṣe bó lá oníkálùkù mọ́ fẹ́ kán fún ti sí àwọn wà tó dá a mọ́ kìí sí everybody ló mọ́ lè ṣiṣẹ́ yẹn ó mọ́ ní nǹkan tí yóò ṣe tí ó tí ó pile up léra wọn tí yíò tó mọ́ láwọjá akíkan jù lélé ó dẹ̀ mọ́ láwọn kẹtẹ́ yóò ti máa ṣe léra léra léra léra tí ó fà ní à ojò ni wọ́n ìwọ ló ń sisi ojò láti jọ yíò ẹni tí ẹni tí èmi ò fẹ́ pò mi ò fẹ́ pò ló ń ṣe káàkiri o àwọn ni pé ojò ni wọ́n ni pé ẹ̀sùn mọ̀ pẹ̀lú lójò ẹ̀sùn ó ti ti ń ṣe ojò gánà ẹ̀gọ́ ti ti ń sókú lábájá ah, ẹni wọ́n wá ń sọ bóyá ọkàn kọjá mẹ́wàá bá ah, lábájá ẹni ìmọ̀ náà sójú ọlọ́rọ̀ ah, ẹni ìyẹn dáadáa ni Iwo sí ìsẹ́bẹ̀ oníkálùkù mọ́ fẹ́ kán fún ti sími tó dáa kò wá ní fẹ́ ṣiṣẹ́ rẹ̀ àbíkẹ́lómi mọ́ mọ́ àmọ́ ṣiṣẹ́ rẹ̀ kí sí kó yẹ kò ń sí kó yẹ ó ń sí torí ọlọ́run ó fẹ́ sí tó kẹ́lẹ̀ bá mọ́ fìtì síbi kò ní bínú mo tó tòlù tẹ́lẹ̀ ah gíníkà mùsùgbọ́ intensa orí mùsùgbọ́ mùsùgbọ́ hakata ya iṣu al-maqlub an bi Allah subhanahu wa ta'ala ni kwakwan hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi an bí ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh